الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباقنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى من الطيبات التي أحلها لنا طعام أهل الكتاب أو طعام أهل الكتاب وأعلن على رؤوس صحابة رسول الله صلى الله عليه وسلم على لسان رسوله بقوله اليوم أحل لكم الطيبات وتعام الذين أوتوا الكتاب حل لكم وتعامكم حل لهم الآية وعلى هذا ولقد كثرت التساؤلات من الناس لآل العلم في حكم الذبائح أو اللحوم المستوردة من خارج بلاد المسلمين وقد سبق أن ذكرنا أن لأهل العلم في هذه المسألة أربعة أقوال وما زلنا في دراسة هذه الأقوال دراسة حديثية فقهية شرعية ونسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا فيما نقوله وأن يرضى بذلك عنا وهو على ذلك قدير وبالإجابة جدير أقبل فلما باتوسي والمسلمي أتنطر عليكم كرات جرى فالنبي صلى الله عليه وسلم أن تلهم بناتبه ما جاك يفمقوا الله بان سالكون كان نبي وبان سالكون لاري أتي أوارا لأتي الصحابة kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọ́ gbé alìkíyàmá ẹyọ ma ní ẹ̀sìn mo ń fi àsìkò yìí rọ́nà mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́mi o sẹ́rìn iná beru ìbẹ̀rù rẹ̀ Allah wa ta'ala ọpọ̀ aláṣẹ kakọ̀ nù ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa àwọn bẹ̀ ní ìjọ ìbẹ̀rù rẹ̀ wa ta'ala masa ní ìjẹjọ àbọ̀ díẹ̀díẹ̀ lára àwọn nǹkan tó ní bá ṣe pẹ̀lú bí a ṣe ma ń pa ẹran tí ó fi jí àlálì ẹwọ ìmọ̀nú ẹ̀sìn islamu ẹ̀sìn tó ṣáájú àwọn tí a ń pèrà wọn ló máa jìnlẹ̀ wọ́n tó máa sọ̀rọ̀ islamu ti ń sọ̀rọ̀ in islamu tó sọ kalẹ̀ gbogbo rí òtò yé wọ́ta sallallahu alaihi wasallam alọ́tọ̀tọ́lá rán sí wa ká mẹ́bà sòfò ní ká lè gbígbè sí ayé rọrùn ká sì wà sẹ́rù ká inú yọ̀nà ọlọ́ọ̀ba ní gbangba alìkíyàmà annabi sọ̀rọ̀wátù rọ́bí wasalamu alayhi kọ̀ wà yọ iṣẹ́ ìkọ̀yọ jẹ́ ọjẹ́ ní gbangba ọjẹ́ ní kọ̀rọ̀ kò sì kí epo kò kí bayọ̀ ibi ta wá dé òun ni ìdájọ́ àwọn nǹkan tó jẹ́ wípé a gbọ́dọ̀ jẹ wọ́n àfi ẹ̀yìn ìgbà tá a bá dú wọn ṣùgbọ́n lọ́n ti lóòun sí oúnjẹ àwọn alùkìtàbì ní ẹ̀tọ́ fún wa wà hún náwòrán mínàlì kùfàr ìran kòròkín sànú umma àkílì àyọ̀nà ń bọ̀ àwọn nǹkan yìí tí wọ́n bá ti wá pa wọ́n wọ́n ti wá páàkì rẹ̀ wọ́n wá ń kó bọ̀ nílùú islamu bóò ni ìdájọ́ ti ń bẹ lórí rẹ̀ a ní àwọn mímá ọ̀rọ̀ mẹ́rin ní a ní lórí yìí ìlú àwọn kèfèrè ní ti ń bọ̀ ìran àwọn kèfèrí ilé ìwé tí ẹ̀wà sí alùkìtàb ní christian ní jew àbó ti ẹ̀dá pé ẹni gbí àkótírí ọ ti pa nǹkan láyé èèwọ̀ ní àgbọ́dọ̀ lẹ́yẹ ìwọ̀lúwa inú kèfèrí ni ṣùgbọ́n kèfèrí ti alùlùkítàbì ni àbẹ́rùkítàbì náà ló ti ẹ̀pá ṣùgbọ́n gbà tá ń ṣe ìwádìí arípẹ́ ń gbà tí wọ́n pa wọ́n pa lójú ọ̀nà bí àwa mùsùlùmí pa ibi wọ́n ń kó àwọn ìwọlé wọ́n ń kó àwọn ẹran àbíyẹ́ ìwọlé tọ́kì ni chicken ni awó ni àti bẹ́bẹ̀ lọ wọ́n kó wọlé ṣùgbà tí ń kó wọlé a rí wípé ó dá wa lójú pé wọ́n pa lójú ọ̀nà ìsìlámù aláwọn àfá àpín méjì mẹ́ ṣùgbọ́n ìpín méjì náà láti fi ṣe àdáwù àmánà ìlìmíyà ni afẹ́ nípa wà fọ́ọ̀fẹ́ ẹ̀pin ma ṣùgbọ́n pàtàkì náà tó pín bóyá kẹta tó kúrò ẹlòmí agbọ́dọ̀ kíyà rẹ̀ dáadáa kó mọ́ bà dí wípé àáfù umma ní gbogbo jísán jùmúrù alìlìmí jùmúrù bí a ní jùmúrù 99 nínú 100 wọ́n ní irú ẹran yìí àgbọ́dọ̀ jẹ àwọn kejì ní alìjẹ́ àwọn ẹyọkan a sì sọ́nà àwọn ẹyọkan náà mínú mọ́ta àkìrín àrí àfáàbùn àrọ́bí ilqadi almaliki báwo ni àfáwà Muhammad abdu wọ́n lọ bí ọ̀rọ̀ wọn báwo ni àfáwà Muhammad Rashid Ridha ọ̀nà sí lọ́bẹ̀ kí ni ẹ̀rí wọn asàlàyé ní jẹjọ àwa mú ọ̀rọ̀ mẹ́ta wá padà ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni pípadà àwọn tí wọ́n lọ bí gbólóyìí nígbàtí nǹkan ìpadà ń forí sọ nǹkan mí àsàlàyé ọ̀rọ̀ ẹ̀kẹ́jì ó ní pé tí àwọn mímà tí a tún pọ̀ jùgbọ́yé níbi wàtọ̀ ámùlẹ̀dínà útùrù kìtàbà hìlùlákùn wàtọ̀ ámùkùn hìlùláhùn in tí àwọn olùkìtàbì tán kìrìsẹ́nì bá pa halálì fún ikẹ́ jẹ́ tó bá ti bá ń tẹ́mi ọlọ́run ṣe ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí a fi kún o náà ni wípé láíláí ọba dẹ́dà wa tó ń sọ pé ká nàbí ọ̀sọ̀ fún wípé alìsìláàmù ya'lu wà láyúrúlá ìsìláàmù lẹ́mà bá lókè ìǹkẹ́kẹ́ kò lè lékè rẹ̀ ma orú ọba yẹn kò lè sọ tí kèfèrí bá padì àlàálì fún wa kọ́ wá gba ojú ulé sọ nǹkan fáwà ní àrọ́mù kọ́ wá ní tí mùsùlùmí bá pa lójú ọ̀nà báun ojú ọ̀nà pẹ́kọ̀dá kọlọ́wọ́ sí àbò fún lọ́rùn múmini tó bá ṣe bẹ́ẹ̀ pa nǹkan yóò jẹ́ àrọ́mù ṣùgbọ́n tí kèfèrí bá ṣe bẹ́ẹ̀ pa nǹkan kò ní jẹ́ àrọ́mù Ọlọ́run lè fi yùn sínú ẹ̀sìfà wàhádà ṣe ń wádì in tó ti fojú hàn ó nìyẹn elé ní sílátùlì máa bíbìlì hábìr in tó القول الرابع من هذه الأقوال قلنا من اللحوم المستوردة ما كان مستوردا min biladi ahlil kitab ìrẹ́kẹrin àwọn ẹran yìí àwọn ẹdíẹ̀ yìí àwọn tọ́kì wọ́n ń kó wá láti ìlú àwọn kìrìsìtẹ́nì àbílù àwọn jíò ṣùgbọ́n bí ó ṣe ń kwátí ń pàkì ẹ̀bẹ̀ yìí àwọn ń ṣèwádìí ṣùgbọ́n gbogbo bá ṣe ṣèwádìí tó wàlàmtúrùlám kẹfíyàtú ṣùgbọ́n a mọ́ pàtó bí ẹ ṣe ń pa gangan alá wájí ilẹ̀yẹ̀kín pé kí ní ìdáwà lójú o kọ̀ dájú àwọn onímọ̀ ní baynama tẹ̀dúrù hawlahu shukukun qawiyya ṣùgbọ́n tó bẹ́ àwọn orísìírísìí iyèméjì oníwásẹ̀mẹ́wàá lọ́tún ló sì gbà wọn ò pàkíní annahu lam yudbah ala tariqati ash-shar'iyya but gbogbo ta ń sọ yìí a mọ́pa sórí ìdánilójú ṣùgbọ́n àwọn èyí tí ń ṣe wá lójú tí ń ṣe àwọn lójú méjì ó ti sọ pọ̀jù wípé wọn ò pàkíní lójú ọ̀nà islamu ẹnkẹ́ ní àkẹ́ mẹ́sì sọ bẹ́ẹ̀ o mọ́ sọ bẹ́ẹ̀ o ìgbọ̀ tó púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táà ń rí yìí o náà ní ìfìrí lọ́kàbalẹ̀ wọ́n bí kìrì gẹ́rin rí ìwọ́n pàákì ní wà báhùn ibi tí wọ́n bá já ọ̀wà pálí tọ́kì mi tàbí pálí chíkì mi wọ́n já wọn kan wá bá ń rí tí àwọn rí orí rẹ̀ bí ayọ́ kan náà nínú 100 yóò táwọn òròjú dúdú mẹ́ àwọn sí ìrìnlẹ̀ tílé yòókù táwọn òròjú dúdú mẹ́ bẹ́ẹ̀ sì ni ìjẹ́jẹ́lù kìtàbí òun náà ni ò jẹ́ àmà tàà kọ́ fẹ́ sọ fa mẹ́sàlẹ̀ ilé mẹ́sàlẹ̀ ọwọ́ gbẹ̀yìn ni kọ̀ wà pẹ̀lú àwọn tí ẹ sájú alọ́nú ẹ̀sìn mẹ́sàlẹ̀ àwátà àjọ ń gbáyé ní ìsinmi ayé ti lùjára wọn kò só rọrùn nígbà tí wọn kí wọ́n pa ẹdìẹ kí Nigeria kí wọ́n pa chicken France kí wọ́n wá n'i Ghana kò só rọrùn ìwọ̀bẹ̀ láyé lónìí tí wọ́n bá pa láàárọ̀ tí wọ́n fẹ́ kí wọ́n jẹ lọ́sẹ̀ a máa tríti لذلك قال أهل العلم اختلفت آراء المعاصم من الفقهاء في هذه المسألة ولهم فيها قولان ọ̀rọ̀ méjì làwọn mímọ̀ tààtù jọ ń gbáyé ní ìsìn agbẹnusọ́là wà jẹ́ fún àwọn àfà àwọn mímọ̀ ọ̀rọ̀ méjì ní ń bẹ lórí ẹ̀ ní ń bẹ lórí ìkíni lórí gbogbo ẹran ẹ̀dì rẹ tọ́kì àwo tí wọ́n ń kó wá láti ìlú tí èsè ìlú mùsùlùmí tó jẹ́lú àwọn jíù àbí àwọn kìrìsìtẹ́nì ṣùgbọ́n àrí òkódoro pé ọ̀nà ẹ̀sìn yẹn gbà pa ààrí kí ni o òkódoro wípé ọ̀nà ẹ̀sìn yẹn gbà pa agbọ́n bí mẹ́sẹ́lá mi o tí wọ́n bá ń pa ju ń tọ́ dára lójú lọ àwọn mímọ̀ tó pín méjì lórí ẹ̀ apá kanú àwọn mímọ̀ wọ́n ni inna ha mubah àwọn dàbá yìí àwọn lùhúmù àwọn ẹran ẹ̀tọ́ ni fún akájẹ́ wọ́n ni ẹ̀tọ́ ni kájẹ́ wọ́n lẹ́tọ́ ni nígbẹ̀rẹ̀ ti kó wá a ní nílò àwọn jíu wọ́n ti kó wá a nílò àwọn kìrìsẹ̀ní ọlọ́ni wa ta'amul ladina utul kitaba hillul lakum wa ta'amukum hillul lahum ọlọ́ni táwọn kìrìsìtẹ́nì bá pa ẹjẹ́ ní tí àjíyìn náà bá pa ẹjẹ́ àti ọkùn tí àsájú yìí hmm. wọ́n ní ẹ̀rí àwọn náà àtúwà lẹ́rí kejì tó jẹ́ kìyàsì wọ́n ní kílẹ̀ ẹ̀rí ọ̀run wọ́n ní ṣe bí tí ẹ bá ní ká lọ pìlẹ̀ gan níbi àwọn ẹ̀rẹ́ yìí ẹbá aláàlì ọlọ́run pẹ̀lẹ̀ sí fún wa tọ́kì aláàlì ni awó aláàlì ni màálù aláàlì ni àgbò aláàlì ni ewúrẹ́ aláàlì ni mùsòrò aláàlì ni òbúkọ aláàlì ni ìjí aláàlì ìpìlẹ̀ ń kafọ̀kànbalẹ̀ nígbàtí èsà àsàjá ní ẹkọ́ o sì a ni problem ká máa jẹ́ lọ Ọrọ jẹ́mọ́ a wà sámọ́rọ̀ tọ́rọ̀ bá kí lè yí èsìn lọ rẹ̀ àmbọ́m̀bẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé hadhihi al-luhum wa hadhihi ad-dabahi àwọn ẹ̀rìn àwọn tí ń pàì jíjẹ rẹ̀ fún àrọ́ọ̀mù ni nígbà tó ti jẹ́ wípé kò dá lójú èyí tó sì bẹ́m̀bẹ̀ ní ìrùjú ì ó ti pọ̀jù ìrùjú ì kó bí 85% sí 90 wọ́n ní ká má jẹ wọ́n ní kílẹ̀ iná rí wọ́n ní àkọ́kọ́ ṣe bí alọ́sàtọ̀ wípé wàtọ̀ ámùlẹ̀ náà ojú gbábà ṣe lòlàkún wàtọ̀ ámùkùn ṣe lòlàhùn èyí tẹ́wàá bá ní ìdánilójú wọ́n ní ìdánilójú wo wọ́n ní lọ́dọ̀ tí a wá o bá ti fẹ́ prúfẹ́ o al-aslu fi hadhihi al-hayawanat ìpìlẹ̀ bí àwọn ẹran òun ni pé èèwọ̀ ni ṣẹ́rùn pàwọn tí sọ pé àlàálì kí ni túnmà àlàálì táwọn sọ ni pé ebi tọ́lọ ni ajẹ́ ni àwọn ìwá nínú ọlọ́ ni ajẹ́ ṣùgbọ́n bó ṣe wà láàyè ohun tí eewoni èèwọ̀ ni jíjẹ rẹ̀ ilá bí zakatin ha mìnà bá tó rí dúdú kan tí ó jẹ dúdú tẹ̀sìn tí ogbó mẹ́jẹ̀mú ó pè bẹ́ẹ̀ tí ó sì dá wa lójú dúdú ìní ọwà dúdú tẹ́dù o ní ó gbé ẹ̀rìn kúò ní ààyè mẹ́jẹ́ o tí wọ́n bá tí ìdú o yọ́ wà gbé sáàyè wá jẹ́ nígbà ti dú ní dúdú wo ní dúdú ẹ̀sìn dúdú wo dúdú tọ́dà yí lójú wọ́n ní ọ̀dà ọ̀rọ̀ yìí ìdá wọlé ṣùgbọ́n àbùkátà sẹ́rì àwọn tí wọ́n ní wọ́n tó àmúlẹ̀ ní ó tó jábá ṣe lólẹ́kùn wọ́n sá mẹ́rin wá bí ó dúó lórí ìtìlápù ọ̀rọ̀ yìí bọ́lọ̀n sí sọ́un tí wò wúlẹ̀ dára lámù pé ọ̀nà kan ní gbàpá ọdá lókọ̀ọ́rá lójú sẹ́yìn náà lẹ́rì wọ́n ni ẹ̀tì kìpàpà bọ̀ wùn gbána ẹ̀ríwá wọ́n ni kí lẹ́rì ọ̀hún wọ́n ni jẹ́ àfi sahih min hadithi adiyi ẹni tí ma ọdẹ èyàn dáadáa ni kí wá fàṣásá nọ̀rún lẹ́ wọ́n ní alẹ́rì ìdá wọ́n lẹ́rí àwọn àdífì àdí àdí ìrọ̀mọ́ mùsàsàràm jọ kan àdífì ibẹ̀ láti wá napáná yẹ̀ díẹ̀ ma wípé ààbẹ́ nìkankan lọ́jàjẹ̀ abadan ọ̀rọ̀ ẹ̀sìn wà là ń sọ ṣùgbọ́n mùsùlùmí rẹ̀ kèkú gírí rẹ̀ràn àgbẹ̀ títí o mùsùlùmí rẹ̀ ó kú ó sóòtọ́ fún ni ìgbàtà dé ìdí ẹran àgbẹ̀ ìyẹ́ ẹlẹ́nàgbẹ́ la máa rí àìríwà bẹ́lẹ́nàgbẹ́ ọdẹ tí sì máa pa ọkùn ẹni kèéso obìnrin máa lọ okú ọdẹ ohun ó mi pé ìyà tí ń pe wà láìtàláì àwọn kan ní àtà fún oúnkọ́ lọ ẹjẹ́ awá gbọ́n tí ànábì ń sọ fún àdíyì ká wá padà sí bí táwọn àfá fàyùmsíkínà àlàyà azikúsùmọ̀lá àlàyí bá sì gbọ́dọ̀ wíbẹ̀ nù o ní ń bèèrè azikúsùmọ̀lá àlàyí iri annabi mo ní àwọn ajá mo sì ti kọ́ wọn bá ṣe dẹ̀dẹ̀ ajá tí a máa kọ́ bá ṣe dẹ̀dẹ̀ yìí àwọn mẹ́jẹ̀mú kan bẹ̀ tó gbọ́dọ̀ wà lára rẹ̀ o ẹjẹ́ akọkọ ka mẹ́ta tó jẹ́ gbògì jù kelibu kẹ́líbù sọ́ídì alimu al kẹlbù sọ́ìdì alimọ̀ alamu kẹlbù sọ́ìdì alimọ̀ alamu ìdá urusila isterusala wa ìdá zujiro inzajaro wa ìdá amusaka lamya akul láìláìlá ajára fẹ́ fi dẹ́dẹ́ yìí ọlọ́run pè ní mu'allam ajá tí a ti kọ́ níbà sí dẹ́dẹ́ kakọ́kọ́ padà sẹ́yìn jẹ́mì àdíta bí rọ́dà rọ́dà rọ́dà rọ́dà rọ́dà rọ́dà rọ́dà wal hadith wọn súnà bí isnadi sahih o ń se ọlọ́ ni manikitana kaliban naqasa min ajrihi kulla yawmin qiratun illa kalba saydin

gíga rẹ̀ sí bẹ̀m̀bẹ̀ rẹ̀rẹ̀rẹ̀ déédé ní ó máa dín nínú sẹ́ẹ̀rẹ̀ gbogbo ẹn tí bá ń sin ajá kèwà ṣe pé yóò dín tó bá ti pàdé ọlọ́run wọ́n ni ẹ̀lọ no déédé kírọ́tù wọ́n máa mú kú bí ṣe ń lu ọjọ́ kọ̀ọ̀kan láyé rẹ̀ kírọ́tù wọ́n máa kú kírọ́tù wọ́n máa kú bẹ́ẹ̀ sì nínú àwọn ẹ̀rí táàrí tí mùsùlùmí fi lè ní kírọ́tù tó lè sáré jí ó tètè ní inú ẹ̀nìká kírùn sókùnlá ṣe máa pààyàn kírù ẹn bá kírùn sókù kan lá yóò ní kí rọ́tù kan ìkírùn sókù lá igẹ́ ẹ̀mí àwọn èèyàn máa kọ̀ gbá mi à ń kírùn sókù lá ẹ̀sìn ńlá wá ń ṣe ń bí ọlọ́sìn lè jẹ́ àṣẹ́sìn ẹnìkan ọba pè ọ̀kan náà àwọn àgbàlagbà tí a náà ẹgbọ́ wọn wọ́n ní jọjúmọ́ làwọn ọmọ yí ń wá sí skú wọn ẹwọ ìgbọ́rọ̀ kalẹ̀ wọn náà ni gbókù wà bó ọgbó ogun tí a jẹ́ ojú ojúmọ́ bàbá náà wá dáwì pé ó lè jójò ojúmọ́ ń jọ mi bọ́bá ṣe wà ní ó lè má jójò ojúmọ́ èyí táwọn ń ṣe inú ọgbà wọn béèyàn ṣe ń wá lèèyàn ilé ẹ̀kọ́ rẹ̀ mú ní bàbá ìbáwà sọ fún wọn àwọn ọmọ aná ọmọbìnrin mẹ́ta tààtì kọ́bẹ̀ẹ́sẹ̀ ń wẹ́kù wọ́n ilẹ̀ alhamdu wọ́n sì gúdù a nínú àwọn ọmọkùnrin náà bí mẹ́ta sí méjì ó wá dínú ọlidé wọ́n wá gbé òkú kan wá obìnrin ó kú mọ́ ìbànújẹ́ ni wọ́n ń gbé e ọjọ́ àwọn àbúrò àwọn obìn ẹgbẹ́ rẹ̀ gan sẹ́yìn ní kọ̀sẹ̀ntọ́ tẹ̀lé wá ó ti tó bí wákàtí kan bó ní sí wọ́n sáti wẹ̀kún tán ní à wọ́n ní ẹ̀kọ́ ní à àpò príncipal kò sí ní ọgbà sọ́rẹ̀ kún bùnú wà ọ̀dà kamarú jìnà káàpẹ́ àwọn báyìí báyìí wọ́n bò ń sọ fún àwọn báyìí kọ́dà wọ́n sì ẹ̀sàmù lọ wọ́n lọ́lẹ́ ọ̀rídé aná kí ló dí ẹ̀yìn Yorùbá láti yẹjọ́ ẹ̀ ó ti tó náà gbogbo ọ̀nà lẹ́gbà ti lè kùnmọ̀kú ẹ̀sìn kú ọlọ́run mẹ́jì àkú lọ́sàn ìntàbẹ̀rẹ̀wánu mẹ́jì àkú láàárọ̀ mẹ́jì àkú gbà kéèké mẹ́jì àkú ta bá dàgbà bá bá ti ń bímọ mẹ́jì àkú bá àti ìbímọ mẹ́jì àkú ìgbà tí bá ń dùn mẹ́jì àkú ìgbà tí bá ń kan mẹ́jì àkú mẹ́jì àtójú oorun bójú kú bá bá láàjò mẹ́jì ànísàárè lọ́n bá bá tó délé padà mẹ́jì àkú bá bá lọ Mákà mẹ́jì ànísàárè lọ́n bá lọ Mẹdínà mẹ́jì àkú bá dé jẹmọ́ tòótọ́ alérí àwọn tó jẹ́ pé gbogbo nǹkan náà lọ́láṣẹ́ jùlọ àwọn ẹ̀yà kan bẹ yóò bá àtẹ́ẹ̀wọ́ ni tí a níbi ọ̀rọ̀ ọkú yóò bẹ́ ìfẹ́ gbòòrùn kú yóò bá ẹlọ gbági ẹlọ agbé ní ẹlọ nkankan tí èyàn méjì mẹ́ta tó nítùmọ̀ sí wọ́n bẹ́ kú nínú oṣù kankan náà ìsìn wọ́n pàjá kí wọ́n ṣe wọ́n gbẹ̀bọ̀

wọ́n jọ kúpọ̀ ǹjọ́ kan náà ni musulmi gidi ó wì wọ́n jọ kúpọ̀ lẹ́ẹ̀kankaná ilé ọpàkàkú bí ọgbọ̀n ṣẹ́jú ilé ojú ẹsẹ̀ bíṣẹ́jú mẹ́ta mẹ́rin ìlọ́lọ èmi ti rí èyàn méjì lójú mi báyìí mẹ́ta ni wọ́n ọlọ́run sọ pé àwọn trailer ti tẹ ojú títì tó ti yọké ìwọ wá fẹ́ sáré fi kọ́ọ̀sì iwájú trailer bí kì ní ṣe usa ọ̀kadà wọnà ẹn tí ń bẹ wallahi déédéé táyà lórí ẹmọ jẹ́jì sí in tàà kan pẹ́nu pọ́ ọ̀pọ̀lọ́sì yọ́ lẹ́bàáyì tó ń ti bẹ́ẹ̀ ìkan òmìnira wallahi ìkejì ó ní mìíra tó jẹ́ pé tí ọ̀bà jẹ́ pàwàlá súnmọ́bẹ̀ àwàlá nexi ọkọ̀ wàlá nexi trailer hùn èyàn olè rí pó mìíra sẹ́mi wọn lọ pọ̀lú gàgàgà ní àwàlá máa sọ pé wọ́n kúpọ̀ ara wọn ẹ̀ẹ́dẹ̀bí ń jọ kan àákàmà bẹ́lùn pẹ́ ọlọ́run àmọ́ ti di ọ̀yá dákùn òun lọ́rán ilé ayé àtọpọlọ tó pé mọ́ká máa sọ pé mọ́ ti di ọ̀yá kò chẹ́njì ìjọ ti ọ̀yá yóò bá alátẹ̀ẹ̀wọ́ ní níbi ọ̀rọ̀ ọkú awúsá aláṣẹjù ní ẹ̀yìn ìgbà ara lórí trailer ẹ̀nà Sókótó trailer wá já kótó èèyàn bí mẹ́jọ yọdànù ah, inna lillahi wa inna ilaihi raji'un inna ha ìsọ̀rọ̀ alàní inna lillahi wa inna ilaihi raji'un ẹ̀sì bọ̀sẹ̀wẹ̀ ẹ̀sì kìí sí sẹ́sìnú ìwọ̀n tún wọ́n sí òun ni ká wà ká mọ́jà láṣẹ́jù ni o aláṣẹ ètò àwàmọ̀ ajá tí wọ́n rẹ̀ ń sẹ́ tí ó jẹ́ yìí tí a ti kọ́ lẹ́kọ̀ọ́ ah, ah, sorry ó ń ṣe ọlọ́run wá ní ìwọ tó ọba ti lọ sí ajá kí rọ́ọ̀tù dédé òkè òdù náà máa dínú sí èrìyàn kúlẹ̀ yau lójoojúmọ́ illa kẹlìbà sọ àfẹ́n tó wáyé pé in tó ń torí ẹ̀sìn ajá o ní pé i máa fi dẹ̀dẹ̀ ọdẹni lọ́ọ̀pọ̀yà pẹ̀tù pàgálà tí máa sinú ẹni tó bá ń ṣe ajá ń torí ìyàn nǹkan ní dúnnú sẹ́rẹ̀ nínú ó dé ní àwòhárùfin àbí ń fi ń sọ oko rẹ̀ máa fajá sọ oko ọlájá mẹ́wàá àwájáǹsì ti gbọ́yé wọ́n ó dò ní ààlà ní àwọn ọ̀yà bá ti gbọ́ wọn wọ́n yẹ́ wọ́n lọ gbogbo àwọn kátólì wá máa jẹ okó rẹ̀ wọ́n máa sá àwòmáṣíyà àbọ̀jẹ́ àgbẹ̀ ẹlẹ́ran ọmọ da àgbò ọmọ da àgùtàn ọmọ da àwọn ewúrẹ́ tó pọ̀ ìwọ́n máa ń fi àwọn ajá ìsọ fi sẹ́yìn láti má bàá fà wọ́n ya alìmìnì tó bá ti yẹ mẹ́tẹ̀ ẹ̀ta yẹn o ń tàn ọ̀daràn ọ̀ràn tó dánù mọ́sálàwádé a sì yànjú ẹ̀ o lè mẹ́jọ ni tí wọ́n bá ti pè nǹkan lógún pínpín náà ni irú ìran ajá tí wọ́n ní a mọ́ wà sí ẹnìkan wá ń sinrú ẹ̀ ọwá kú ó sì jẹ́ mùsùlùmí kò sì tó rílẹ̀ ìkú ònú ẹ̀sìn ọlọ́run ajá wọ́n wá náà sí 5 million ṣé wọ́n lọ rí pádánù ní ajá iṣẹ́ wọ́n million wọ́n lọ pádánù ní àbí mọ̀ tí million wọ́n tà ṣé bí wọ́n bá tó tà sí náà sábúrú ọmọ gùn sí àwọn wà á da owó rẹ̀ mọ́ tí wọ́n fẹ́ pín àbá wéṣì ẹ̀sìn sí láti ó ní àmìsàsálàm mo ní àwọn ajá tí mo kọ́ lẹ́kọ̀ọ́ méjì àmú àkọ́kọ́ ni pé ìdá òrìsílà kẹlbù sọ́ìdì ilmọ̀ alámù ajá tààfí ń dẹ́dẹ́ tí wọ́n bá ti dẹ́sì nǹkan ìtẹ̀rùsọ́là ibẹ̀ ni ọmọ lọ́jẹ́ olólókọ̀ yóò máa sáré lọ kìí ṣe pé tí wá tí ń sọ bá ń yóò tún wá padà sọ́dọ́ ní nǹkan rẹ̀ yóò tún máa fún mọ́rùn yóò sì rí ọ̀yà tí lọ oní ọkọ̀ ọ̀họ́ fún yẹ́ẹ̀nà kìí ṣe àjábà wọn tí wá tí ó ti ní àwọn bí ẹsẹ máa ń sọ̀rọ̀ yóò máa sáré lọ síbẹ̀ ó dì ní wá ìdáàzù jírọ̀ ń zàjárọ̀ tó bá jẹ́ pé ojú rí ò mú ọ̀nà bí tí in tó fẹ́ dẹ̀dẹ̀ ń lọ ọ̀tọ̀ níbi tó yà sí

sí in tí mo bá fẹ́ pa fáyùm síkínà àlàyà wọ́n sì máa bá mi mú nǹkan lẹ̀ adùsùn àlàyé ṣe ń tó dákọ̀ lọ́wọ́ bá sí tọ́ bá rí bá ń bí ànàbí ni ìdá àrùsáńtà kẹlìbákẹlì mọ́ àlàmà tọ́ bá ti rán ajá rẹ̀ kí àwọn mẹ́jẹ̀mú ajáta akọ́lẹ́kọ̀ ṣùgbọ́n ọba nǹkan

ó di àlàálìbá wọn mọ́sára mi wádé èèyàn rán ajá ń tóòtọ́ ajá wá mú kẹ́yìn ó ní fàkútù ya Rasulullah wa in qatalna irí annabi gbóò ní ìdájọ́ nkẹ́yìn ó sẹ̀rí tájá ìbá ti wá pàǹkọ́ ajá ó ti pa ó ti pa ẹ̀tù kí mọ́ abẹ́ ṣe báyìí annabi ni Ida àrùsáta kẹlìbákà lè alama wádà kárta smalloy alẹ́ méjì ní kí ní yẹn túlẹ̀ kankana T'o si dákọ lọ́n ọba si ajáun tàbí tó sì dákọ lọ́n sí ìtajà ń bọ̀ ọmú kí ó tàbí túbáun àbọ̀ tọ́pítì àbára ajá kọlọ̀ ọpa nǹkan rírán ajọ́ lọ́nà ni ọba ní ẹ̀tú bísmìlá bó ṣe sọ

mọ́ sí tẹ̀sẹ̀ dákọ lọ́ọ̀bá míì sí torí pé fa iná akhdàlìkẹ́lì bí zakatuhu in tajá bá bá pa tó sì dákọ lọ́run sí ńgbàtọ́ rán bó ṣe mútọ́ ó ti di alalifọ. jẹ̀mọ́ lèmi àti ìṣe sọ́n káwà máa gbé imagination rẹ̀ wà sọ́pọlọ pẹ̀lú àwọn ẹran lójú ọ̀nà iye ẹlẹ́nà rẹ̀ ń pé náà jọ́ọ̀nù tọwọ́gbó lọ tọ́lọ bá ń pa kílòkọ rẹ̀ chọ́ọ̀chì lọ́gbà lọ́bẹ̀ ó kí ló yẹ nú ẹ̀sìn tó lóhun ṣe gan ẹn tí ọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ mà ó ní Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ plus 1 ó ní 1 ni ah plus 1 ó ní 1 ni ó ní gbogbo ẹ̀wà ń jẹ́ da ṣe ni gbogbo ìtawà ń sọ tọ́sákọ̀rọ̀ yìí ó ní ó

ṣájàrẹ lọ́pa àbájáun ọsá bá nǹkan pí padà lẹ́ fàlátàkùlù ọ gbọdọ̀ jẹ́ o fa innaka la tadri aqtalahu kẹlìbù torí pé o kọ̀dọ̀ lójú wípé ajá rẹ lọ́pa ni àbí ajá mi kọ̀dọ̀ lójú ni ajá lọ́pa ni àbí mi kọ̀dọ̀ lójú ń padà bọ̀ tó bá wá jẹ́ pé ńlọdẹ̀dẹ̀ ìgbà tí èyàn wà bá padà èyàn wá bá jà mí pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n nǹkan yẹ wọn mọ́ọ́lẹ̀ láàyè kí ni hukun rẹ̀ èyàn ọ̀dà kọlọ́wọ̀n bá sí rajan kó lè rẹ̀ láti fi wíkin rẹ̀ èyàn ó sì dù annabi ni ọgbọ́dọ̀ jẹ́ bákan náà tí a fàtún ara jẹ́ rẹ̀ náà bẹ́ẹ̀ yàn sí ẹmẹ́ta gbùrùrù ajá mú kìí ẹlẹ̀ ajá ìwá bẹ̀rẹ̀ sí ń jẹ́ ó ti ń jẹ nǹkan lọ ó sọ́rọ̀ ní mẹ́jẹ́ fa inni la adri la'allahu amsakahu ala nafsi bọ́yọ́ fẹ́ jẹ ni ebi ń pa òun lọ fẹ́ jẹ nǹkan

jọ́kìní kò rí jọ́kẹ̀jì kò rí jọ́kẹta lọ bá rí sáà nígbàtí ó rí orí ibi tó ti kú sí ní fa in wajadta fi athara tó bá rí wípé ọgbẹ́ tí ń bẹ lára rẹ̀ ọgbẹ́ ọfà rẹ̀ ni no ìwọ náà àdálọ́sá ẹ ọgbẹ́ tó fi ìlọba bá ń bẹ̀ tó sì lè jẹ́ pẹ̀lú bó ṣe bá jẹ́ kọ́làn wáhídà wà in gọ́rùkọ̀ fìlìmá ṣùgbọ́n gbà tó lélẹ́lẹ́lẹ́ tó ọ̀báyì jọ́kìní ọwà lọ́kòrí jọ́kẹjọ́wọ́lá nígbà tí ó wà ní jọ́kẹta inú omi ló ti bá tó kú sí ànàbí ní fàlátà kúlù fàínàkàlà tẹ́dìrí àkọ̀tẹ́ltàwú àǹtà àmkọ̀tẹ́làwú lè máa ọgbọ́dọ̀ jẹ́ torí kò sí tó fi dọ́ lójú pé ìwọ lọ pa ni àbí omi lọ pa àwọn àfáà ní sẹ́ẹ̀ ti gbádìí ìfì wọ́n láti gbọ́gbọ́ wọn náà ti gbọ́gbọ́ wọ́n ni ẹwà jẹ́ àpàrà sí bí mẹ́sàlá an so pe won kawe kan nwa lati lu awon keteri won je lu kitab won kawe dia kan wa sugbon to da loju junu wi pe won opa bo se kin won opa ni sugbon on ta lori ori ye meji na ni ye meji nse wa won ni a je pe a je ni o tesun nitori wi pe enikan ran aja re yakinu aja mi ti mo si ko ni eko lori ba mu eran ó débi tí ó ti mú ẹran ó mú ẹran yìí ó sì pa ẹran ìgbà tó lọ́wọ́ rí ó débẹ̀ ó bá ọ̀rẹ́ ajá níbẹ̀ kí ẹ̀rọ bí i jẹ́ jẹ́ nítorí wípé iye méjì ti dẹ́mi rẹ̀ sájá ni àbọ́rẹ̀ lọ pa ànábì nítorí wípé máa meita alàgọ́ìrì kẹlìbíkà so ti mọ̀ pé ń gbọ́ fẹ́ rájá rẹ̀ ajá rẹ̀ lọ sí bísmìláìsì ò sí mi o àìwà àmọ́dàlójú àrẹ́bí ni ó fi ilẹ̀ wọ́n wá nítọ̀ àmú alìlì kìtàbì ọdọ̀ àlójú pẹ́lú kìtàbì ní ẹni lùwọ́n tóòtọ́ sàhí ṣùgbọ́n tí wọ́n pàtí wọ́n wá gbé fún wáyìí àmọ́kókó lórí ọ̀rọ̀ rẹ̀ in tí sì ń ṣe wá ní èméjì tó ní agbára ká fi ilẹ̀ bákanáà níbi mẹ́sàlá omi pẹ̀lú téèyàn ta ọfà mọ́ téèyàn wà rí jọ́kì ní jọ́kì jọ́kẹta ó wá sí àrí padà irú omi ló ti bá ó lè fi kú fàlátàkúnlù àdúgbì ní ọ̀gbọ̀dọ̀ jẹ́ jama'a kátó pàdàbí mẹ́sàláhùn alẹ́lẹ́ẹ̀kẹrin iṣẹ́ oní tí ń kó wá láti ìlú àwọn alìkìtàb ṣùgbọ́n iye méjì tó ní agbára ọmọbẹ fún wa lórí pé wọn pa lójú ọ̀nà ẹ̀sìn bí àwọn àṣàwọ̀ nǹkan kọ̀ọ̀kan tàn rí ń bẹ̀ awá gbọ́dọ̀ pé àmẹ́sàlá fine ojú méjì ní ń gbà wa wọ́n ti ṣe máa ń ṣí ìkalẹ̀ manṣin oní ọmọ dú àwọn ẹdìẹ no oní ọmọ dú àwọn ẹran wọ́n ti ṣùgbọ́n manṣin ò lè dá ẹran mú sọ́dọ̀ ara rẹ̀ ojú méjì wà ní wọ́n ma hangi wọn ẹdìẹ wọn ó dẹ̀ẹ́sẹ̀ rẹ̀ kódò ó ti ní tí wọ́n èkọ́ lókè ṣùgbọ́n bí ẹ̀sẹ̀ dẹ̀ẹ́sẹ̀ rẹ̀ kódò tó bá dé ibi manṣin tí ó bẹ̀ lọ́rùn ó lè mọ́ farabalẹ̀ kọ́mọ́sí pàràrà kọ́kọ́rùn rẹ̀ ọmọ lọ́mbẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà ní kò sí wàhálà ẹjẹ́ akọ́kọ́ máa fi iná gbé wọn iná gbígbé àfi wíkìn wọn ni wọn ò ní tí ikú àmbọ́ ṣùgbẹ́ iná gbígbé tí wọ́n ti gbé tí a fi wíkìn rẹ̀ àwọn nkẹ́kọ́ ti gbẹ́nú ẹ̀jẹ̀ rẹ̀ tó yẹ kó bọ́ọ̀ta fine kí sì lẹ̀ sí wá sọ ń ta àbádú kájẹ́sì ìyọ̀nà ṣùgbọ́n nǹkan mí ìdáa jùlọ èyí tí a pàtí ò tí ìkọ̀kọ́ fi ná wíkín rẹ̀ kìí sẹgbẹ́ rẹ̀ sí bí sàmí ẹmí ọwá ti hangi ẹ̀ wọ́n fi ná gbé wọn wọ́n ti wíkín wọn tí wíkínẹ́ẹ̀sì yẹn ń lo kò pé wọ́n dákú ṣùgbọ́tàmù tí wọ́n dákú yìí ẹni kó lè pé wọ́n ti gbàbẹ̀ lọ ibi ìsìnlẹ̀ ti gbàbẹ̀ lọ́nà wọn tó pé táìmù tí wọ́n débi jẹ́ ti fẹ́ pa wọ́n o àwọn kẹ ti kú wọ́n tó débẹ̀ ojú kanù ìgbà tí wọ́n hangi wọn gan ìmí ilẹ̀ ti kún bẹ̀ ṣùgbọ́n rú ẹ̀ lè ṣẹlẹ̀ kò jẹ́ méjì nínú 200 bí ẹyọ kan nínú 150 dámi bí mẹ́ta nínú 400 ọ́sàn rí bẹ̀ a máa ṣẹlẹ̀ ẹn tí ó wọ́n bí manṣín òun dúó nídi manṣín bismillah ìbáàjẹ̀ 1 million lọ́pàá kan náà halal gbogbo wọn bá mo mọ̀ pé mẹ́sàlátà ń bábọ̀ ti jí ó kíyà ṣùgbọ́n àwọn kan dí ọ̀dọ̀ rẹ̀ ló kù bá méjì lò pín sí òun gán lè mà ó sì lè máma ó lè mà ó lè máma àwọn tó bá mà tó bá jẹ́ mùsùlùmí wọ́n mú kú ọmọ àwọn tó jẹ́ pé wọ́n mà tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ní mú kú ọmọ náà mí mà tí wọ́n jẹ́ náà tí wọ́n mú kú ọmọ pẹ̀lú ọlọ́jú pé ah, ah, àti wọ́n fowókó wa lọ́wọ́ kọ́mìnà wọ́n fowókó wa àwọn ṣùgbọ́ àti àwọn òrùjú òun ló kúnnù tí ń páàkì wá ṣùgbọ́n tó ń ti bẹ́ ẹ̀sìn wa ẹ̀sìn tó ní àjọ ni ìsìláàmù ọjọ́ ni gbogbo orú ń taa kààlẹ̀ sí àlàálì òní tí a ti kọ́kọ́ fi náà wíkín wọ́n ẹ̀sẹ̀ wà pa wọ́n nípa ṣẹ̀ríà kí ọjọ́ ti fi náà wíkín rẹ wọ́n ni kọ́nà bá nù kó lè bá rọrùn fáwọn bá sásùn ṣùgbọ́n òun náà ni ṣùgbọ́n tí wọn ọ̀gbọ̀nà bá ń pa tí wọ́n pa tí wọ́n fi ẹ̀ka wíkín rẹ̀ tẹ́jẹ̀ rẹ̀ fi lọ dáadáa òun sáǹfààní fún wa jú ìjákọ̀fìná wíkín lọ tí wọ́n wá kúrò ẹ̀wọ̀lúwa táa wá dáma because gbogbo tí wọ́n kọ sí ìgbà halal kò túmọ̀ halal o kájọ o ebe ẹ̀ tẹ́ gbogbo no sugar added tẹ́ ẹ bá gbẹ́mì sani wọ́n yọ ṣúgà kúrò fine wọ́n wá fi aspartame dípò rẹ̀ bẹ́ẹ̀ sì ni aspartame yìí kéèyàn máa jẹ ṣúgà kóngò kan lójó ojúmọ́ ó pé nínú ara rẹ̀ jù máa jẹ aspartame síbì kan lọ láti 1978 tàbí kó lé díẹ̀ tàbí kó dín ní Amẹ́ríkà ti ṣòfin pé gbogbo ẹn tí ó bà kó nǹkan wọlú àwọn tí àwọn bẹ́ tẹ́ẹ̀tì ẹ̀ tí a pàtẹ́ mọ̀ bá ń bẹ́m̀bẹ̀ kọ́ntrí ń kọ́kọ́ dárànà inẹ́sìdí ń se sáàmì tí ó gbówá táwọn ẹ̀kọ́ kọ́kàn sàdédí kọ́ ma kọ́ ma sùn lọ lójijì ó lè jípadà o gbogbo ẹlẹ́mọ́ jù bí 10 minutes lọ kí ọkà ma rìn lọ títí yọ́kà jókòó lẹ́sẹ̀rẹ́sì náà ni yóò sì máa sinmi fáwọ́gbọ́ ilé ọ̀gẹ́gà gbogbogbò yíyẹn kọ̀gbọ́n kankan wà lẹ́kọ̀ọ́kọ́ yà wèrè o kọ̀gbọ́n kankan nígbàfẹ́ bá tó fẹ́ minutes 15 minutes yóò bá sí ìdè yóò bá tó máa lọ ìgbà mí ń bẹ èèyàn lè kọ́rẹ̀ ẹ̀kàtá wọ́n lè máa bá sọ̀rọ̀ lọ táìmù tó ẹkọ́ fèsì padà ó lè sùn lọ òun ìsọ ọpọlọ di ọ̀rẹ́ ẹran tí ó sùn nínú òtútù tàrẹsẹ́ tí máa ṣe ni àdàbẹ́tìsì àwọn ṣe ẹ̀wọ̀n yíò sàárà ní ọlọ́dọ́ rẹ̀ hypertension àà blockage yóò dé bí ẹ̀jẹ̀ ṣe ń sàkúlétì kò ní sàkúlétì ma and that's yóò ma dí díẹ̀díẹ̀ àwọn sẹ́kọ́ ma dí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ibi tó náà bá tún lè lídì sí kọmọ lídì bẹ́ tó ń ti bẹ́ àwọ ní ẹni tí ó kẹta fún àfọlọ́n àti kí èyàn ọmọ jẹ́ aláìmọ̀kan ọ̀kanú àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ni tarkun nafsi bila ilimin wa adabin gbogbo ẹ̀dà tó bá wáyé tẹ́ ẹbá fílẹ̀ ẹ̀ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀dì onímà kàtẹ́rkì maríbi bílá tíbí ń wà áásín bí ìgbà tẹ́ fi aláàrẹ̀ ilẹ̀ ẹ̀ẹ̀lógún fún wà áásín tí wọ́n bá ní áásá fùlánú fùlánán kéèyàn ma kéta fún yàn nígbàtí ìpayín kéké bá ní wọ́n fi wá máa pé dókítà ní áásù tọ̀bíb as bí ìgbà tí èyàn fàlá rẹ̀ ilẹ̀ ẹ̀lógún fún ẹ̀sì dé dókítọ̀ wá sí kíni kọ́ wá yọjú sí bó ṣe rínà ẹ̀kọ́ àti nǹkan kankan ní yóò kálukú lọ́nà ní ìsìn ìṣọ́rọ̀mọ́n àádùnbí ní jùmọ́ì tọ́bọ̀ wá di jọmẹ́jọ a tẹ̀síwájú lórí àwọn ṣubuhati tí ń bẹ́m̀bí in tá ń pa yìí abo rẹ̀ tàà pa màálù ní a bá bá ọlẹ̀ rẹ̀ ọlẹ̀ yìí ó ti hurun kí ń dàjọ́ rẹ̀ ọlẹ̀ kè hurun kí ń dàjọ́ rẹ̀ wọ́n ti dúyà rẹ̀ tán kí ọmọ èyò tó jáde kí ń dàjọ́ ọmọ wọn èdúyà rẹ̀ tọ́mọ ife jáde ọwá jáde láàyè kí ń dàjọ́ rẹ̀ wọn èdúyà rẹ̀ tọ́mọ ife jáde ọ jáde lókù kí ń dàjọ́ rẹ̀ ó ti hurun tóòtọ́ ṣùgbọ́n wẹ̀jẹ̀ kẹ́dì sára rẹ̀ sáàtòdú àbá ní tọ́dú kí lọ wọ́nú àdífẹ́ àbí sàìdìlì khudri abu mamata libaili abu darda abu urairo kí ni àwọn tàwáfùkù tí bẹ́bẹ̀ àwọn riwayati bi auni minar rahman sanu arriju ala hadihi al ashiya fil القادمة إن كان في عمري بقية الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون صلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قد أمرنا الله سبحانه وتعالى في مواضع كثيرة في كتاب العزيز بالتقوى قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضئة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى أحل لنا الطيبات ومن هذه الطيبات التي أحلها الله لنا سبحانه وتعالى طعام أهل الكتاب أو طعام أهل الكتاب ولذلك تعددت الأقوال واختلفت الآراء في اللحوم أو الذبائح المستوردة من بلاد الكفار إلى بلاد المسلمين وكثرة التساؤلات حول هذه المسألة لذلك درس هذه المسألة دراسة فقهية حديثية شرعية العلماء المعاصرون رحمهم الله سبحانه وتعالى هذه المسألة دراسة جيدا ولهم فيها أربعة أقوال وقد عرجنا إلى القول الأول والثاني والثالث في الخطبة الماضية أما في خطبتنا اليوم ها إن شاء الله تعالى من القول الرابع ألا وهو ما كان مستوردا من الدباء واللحوم من بلاد آل الكتاب ولكن لم تعلم كيفية تذكيتها على وجه اليقين بينما تدور حوله شكوك قوية في أنه لم يذبح على الطريقة الشرعية ولأهل العلم في هذه المسألة قولان القول الأول أنه مباح واحتجوا بعموم قول الله تعالى اليوم وحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم ثم احتجوا بالقياس على أن الأصل في هذه الحيوانات الإباحة حلال لنا فلما كان لنا حلالا فإنه يحل لنا أكله وقد أحل الله لنا دبايع أهل الكتاب بقوله وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والقول الثاني هو القول بالتحريم وهو قول جمهور أهل العلم من المعاصرين وذهبوا إلى أنه حرام لأن الأسل في هذه الحيوانات التحريم ولا يحل منها إلا بذكاة شرعية متيقنة تنقلها من التحريم إلى الإباحة وأن هؤلاء ما كانوا يذبحون على الطريقة الشرعية بل عامتهم كانوا يذبحون بالخنق وكذلك بالضرب الشديد إلى غير ذلك أما قول الله تعالى وتعام الذين أوتوا الربا حل لكم وتعامكم حل لهم كل هذا على وفق ما أحله الله سبحانه وتعالى على عباده المؤمنين واهتجوا أيضا بما جاء بحديث أدي ابن حاتم وسنستورده إن شاء الله تعالى في الخطبة الثانية بارك الله لي ولكم في القرآن والسنة ورفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام وقد احتج الفريق الثاني الذين ذابوا إلى تحريم ما لم نتيقن ذبحها أو تذكيتها من الذبائح المستوردة من بلاد أهل الكتاب وتدور حولها شكوك قوية احتجوا بحديث عدي بن حاتم أنا وقت النبي صلى الله عليه وسلم وكان يسأل صلى الله عليه وسلم عن كلب المعلم إذا أرسله فأمسك عليه فقال يا رسول الله إني أرسل كلابي المعلمة فيمسكنا علي أذكر اسم الله عليه فأجابه رسول الله صلى الله عليه وسلم وسلم إذا أرسلت كلبك المعلم وذكرت اسم الله عليه فقل قال وإن قتلنا قال وإن قتلنا وإن قتلنا إن لم تجد معها كلابا أخرى أما إذا وجدت معها كلبا آخر فلا تكله كذلك نفس الشيء فيما إذا أرسلت سهمك ثم أصاب الصيد فغاب عنك يوما أو يومين أو ثلاثة ثم أدركته ووجدت فيه أثر سامك فقل أما إن وجدته غرق قد غرق في الماء فلا تكل فإنك لا تدري أقتله سهمك أم قتله الماء قالوا وجه الدلالة أن صلى الله عليه وسلم إذا حرم على عدي ما قتله كلبه بشبعة منه أنه شاركه في ذلك القتل كلب آخر لأنه ما ذكر اسم الله إلا على كلبه لا على غيره من الكلاب فحرم لصلى الله عليه وسلم إذا, إذا تنازع حاضر مع مبيح فلا بد أن نغلب جانب الحاضر على جانب المبيح وبهذا احتج و... و... و... وعلى وإلى هذا تميل النفوس إن شاء الله تعالى على أن مثل هذه الذبائح المستوردة مع شكوك قوية في ذبها على أن ذبها لا على الطريق لا لا على الطريقة الشرعية تركها أولى والقول بتحريمها أولى كذلك تجد تحنثا وتأثما لعل الله سبحانه وتعالى يبدلنا بخير من ذلك ويوسع علينا أكثر فأكثر وبيرمن الرحمن سنعرج على مسائل أخرى تعلقت بهذه بأحكام الذبائح إن شاء الله تعالى في الخطبة القادمة إن كان في العمر بقية نسأل الله تعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين من اليهود والنصارى والكفرة الذين يقتلون أولياءك الذين يصدون عن سبيلك اللهم ربنا ربنا أحسم عددا واقتلهم بددا ولا تبق من أحدا اللهم ربنا واحر صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا وفقنا بعمل يقربنا منك يا أرحم الراحمين اللهم إنا نسألك حب فعل الخيرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة أن تخذنا إليك غير مفتونين يا أرحم الراحمين ويا أجود الأجودين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارق المصدوق القائل في مقلة سيئة ثابتة من نسي الصلاة عليها خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استو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 ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفوراً قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتوراً ولقد آتينا موسى تسع آيات بينات فاسأل فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا قال لقد علمت ما أنزل هؤلاء إلا إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك وإني لأظنك يا فرعون مثبوراً فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا أسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا الله أكبر سمع الله لمن حمده Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين وبالحق بالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكر ونزلناه تنزيلا قل آمنوا بي أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبلي إذا يتلى عليهم يخرون للأذقان سجداً إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون يخرون للأذقان سجدا ويخ إن إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم إذا يتلى عليهم يخرون للأذقان سجداً ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا الله أكبر الله أكبر قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وبتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك ولم يكن له شريك في الملك ولم يكن له ولي ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله من احتلال من الله